الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجو فراغ سبحانه وتعالى so a sì tọrọ alékún kí a ti gẹ Ọlọ́run bá fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi payé rẹ̀ àti gbogbo ẹni tó wà lórí rẹ̀ tí ó sì sẹ́ ẹni kọ̀ọ̀kan lẹ́san nǹkan tó ṣe láyé àti nǹkan tí ó sọ in ó fi ṣe pàtàkì nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí káwòye sí àwọn nǹkan tá ń ṣe àwọn nǹkan tá ń sọ àti àwọn nǹkan tá ní láti sọ́kàn torí pé shaitan haris kullal hirs shaitan ń sapá gbogbo ìsapá pátápátá láti ṣì ọmọ nabi adam kó lójú ọ̀nà láti gbé e kúrò lórí fítọ́rọ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala dalé lórí nínú àwọn ojú ọ̀nà yìí òun náà ni kí Ṣaitan kó fi àwọn èèyàn lẹ́mí balẹ̀ lórí pé wọ́n wà nínú Islam wọ́n wà lórí Islam waqad dakhalu fil kufri wa kharaju min wọ́n sì ti so nifaq so ìjẹ́ mùnáfìkí nínú àwọn irinṣẹ́ ńláńlá ṣeìtọ́nù ni tí ṣeìtọ́nù sí ń successfully lò ó láti fi ṣì àwọn èèyàn lọ́nà o lọ́tún lósì ní lẹ́ni tó ní ma ń pa Ìsìlámù ni àtẹni tí ma rẹ̀ kéré so in tó fi fà nìyẹn kí mùsùlùmí kó dẹra rẹ̀ pẹ̀lú idà ìmà láti fi gbógun ti àwọn ìrújú shaitan láti má ṣì lọ́nà kó lójú ọ̀nà t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn àwọn ọmọlẹ́yìn shaitan àti inú àwọn arinṣẹ́ shaitan òun ni arwafdu so àti àwọn rọ́fídọ̀ táwọn yẹn máa ń pè ní ṣíyà tó sì pé a ti ń yànnàná ọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ àti nínú súnnà nabi sallallahu alaihi wasallam àti nínú ẹgbàwá tó lálàáfíà kò sí èméjì pé àwọn Rāfidah àwọn ọmọlẹ́yìn Ṣaitọ́nù ni wọ́n so èròǹgbà wọn sì ní láti sọ àwọn mùsùlùmí di kèfèrí láti sí àwọn èèyàn lójú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti láti jẹ́ ká máa rò pé mùsùlùmí làwọn láyé ń bí tí ó dal qiyama tí wọ́n lọ bára wọn láàrin àwọn kèfèrí so in táwọn wá sí inú islam nìyẹn o àdánwò táwọn wá dálẹ̀ sínú islam látọjọ́ tó ti pẹ́ nìyẹn so àwọn sàlàyé fún wa kí ni àwọn nǹkan tí wọ́n fi máa ń tan aláìmọ̀kan tí ó bàbàrà àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tó sì sí ọkàn rẹ̀lẹ̀ fúrújú ẹmọ̀ pé ayé tá ń gbé lónìí ayé táwọn èèyàn jọra wọn lójú pẹ̀lú làákàí wọn ni wọ́n sì rò pé làákàí wọn àwọn fi lè jọ gbogbo nǹkan wọn mọ̀ pé hidayah àtọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló ti wá èyàn sì ma ni àwọn okùnfà ìmọ̀nà èyàn ma ń dúní ma rẹ̀ ni ṣùgbọ́n àsìkò tá ń gbé àsìkò táwọn èyàn jọra wọn lójú pẹ̀lú làákàí wọn ni nínú ọ̀rọ̀ ìjọraẹnilójú tó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn òun náà ni pé ó gbọ́ gbogbo ẹ̀ ló gbọ́ so tẹ́lẹ̀ bá wá ó gbọ́ tahmadiyya bá wá ó gbọ́ tí Shia bá wá ó gbọ́ tí Sufi ó gbọ́ so wọ́n ó sọ gbogbo ẹ̀ ó wà jọ ìwọ ló wà jọ òdodo wala hawla wala quwwata illa billah ilé ìyanu ni o àti ìjọraẹnilójú so àti àìmọ́ bàbàrà islamu yàn nípa èyàn mọ̀ lè sí iná mélòó mélòó rú àwọn bẹ́ẹ̀ tó sì pé wọ́n padà kó nù islamu ni so àsìkò ìjọrin lójú lọ́dọ̀ àwọn èèyàn ni ó tún wá bá nínú jẹ́ ó tún ṣe ní láàánú bẹ́ẹ̀ sì ni ó tún pa ní lẹ́rin ní pé àwọn tó máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí àwọn tó tún ṣe pé ìmọ̀ wọn tún kéré ń pa ìsìláàmù gan tún ni ìwọ tó ṣe pé ó yẹ kó wà ní kọ̀rọ̀ kan kó máa dáàbòbò ìsìláàmù rẹ tí kó fi débọ̀ tí wọ́n náà mọ̀ pé o rí n táwọn ẹlòmí rí nínú tírà bẹ́ẹ̀ sì ni o kà in tí wọ́n kà nínú Qur'an bẹ́ẹ̀ sì ni o ha in tí wọ́n ha nínú súnnà nabi sallallahu alaihi wasallam àmọ́ wọ ohun náà ló tún wá jọra ẹ lójú ìwọ tó yẹ kó dáàbò bo làákàyè rẹ kẹ́nìkan mọ́ sí ọlọ́nà àsìkò táwọn èèyàn jọra wọn lójú pẹ̀lú làákàyè wọn láwàáyí so ó bà nínú jẹ́ gan so àpẹẹrẹ sí pé àwọn èèyàn ò sí bàbàrà Islam tí wọ́n ní ni torí gbogbo tí yàn bá bàbàrà tí yàn sì mọ̀ pé ṣe ìtọ́ọ̀nù gbogbo wà ló ń sapá láti pé kí nǹkan kan wọ̀nyàn lọ́kàn báwọn èèyàn jọra wọn lójú gan pé ah ẹni tí ṣe pé ìmọ̀ rẹ̀ kéré nífa yóò sì jọra ẹ̀ lójú pé ah ara ẹjẹ́ ń gbọ́ ìgbọ̀ fúnra mi wà mọ̀ pé ìsọkúsọ ní sọ la hawla wala quwwata illa billah mélòmílò àwọn tó ti ṣìnà láti irú ọ̀nà báyìí mélòmílò àwọn tó ti fi Islam lẹ̀ láti irú ọ̀nà báyìí mélòmílò wá gbọ́ tó padà di pé òun náà ń sọrú ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá bàbàrà Islam o tó bàbàrà t'Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fójíṣẹ́ rẹ̀ tó bàbàrà ìsìn òdodo so tó bàbàrà ọjọ́ ọgbẹ́ ìdí bó gbogbo wa dìde tá wà ní òhò níwájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sì pé nǹkan tí ó làwá lẹ́yìn anú Ọlọ́run Ọba òun náà ni ìmánu wa irú ẹni bẹ́ẹ̀ ó dábòbò ra rẹ̀ lára àwọn ojú ọ̀nà dábòbò ra ní ìmá ìwá ìmá òdodo tí ìmánu láti ọ̀dọ̀ àwọn ẹni ànù ara ìmọ̀kọ́ lélẹ̀ yanu òun náà ni àwọn kan tó fi ma ń ta aláìmọ̀kan so àbẹ́ni ẹni tóhun náà gbé tí ara rẹ̀ kalẹ̀ fún àwọn báyìí so àbẹ́ni tóhun náà ti ẹ̀ ṣe pé òun náà gba àwọn nǹkan tí Islam sọ ó kórìíra súnnà nabi sallallahu alaihi wasallam ẹni tó ń parọ́ pọ̀ ń tẹ̀lé so in táwọn ọ̀tá Islam yìí àwọn Rāfidah yìí in táwọn sọ ó wá bá mu ó bá fẹ̀ẹ̀nù rẹ̀ mu so nínú àwọn nǹkan tó fi ma ń ta àwọn èèyàn a ti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan nù rẹ̀ abalata dé àwọn èyí tó ní ṣe pẹ̀lú al-khalifatu rashid so àrólí annabi sallallahu alaihi wasallam tó mọ́nà yẹn usman ibn affan radiyallahu anhu so nǹkan tó wọ́n sọ nípa khilafa rẹ̀ so nínú khilafa ẹni tán ma ń so papọ̀ mọ́jú khilafa Uthman wọ́n bẹ̀ gan àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ so ní bukata kíyàn wo so kíyàn ṣàlàyé àwọn nǹkan tán fi ń tẹni tí ó bàbára àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ta fi ń tàn jẹ tóhun náà fi wọ́n rò pọ̀ òun rí nǹkan dìmú so nínú àwọn nǹkan tó ma ń sọ ta ma ń dìmá tó ma fi ń rí àwọn sọpọ́tì àwọn aláìmọ̀kan àtẹni tí ó bàbàrà nẹ́bì lódodo torí gbogbo ẹni tó bá bàbàrà nẹ́bì sallallahu alaihi wasallam ó tí ẹ̀ ní tẹ́tí tó fẹ́ sọ̀rọ̀ burúkú pa àwọn sọ̀hábà so in fi ma ń tanrú àwọn bẹ́ẹ̀ tásì fi ma ń so tó wọ́n sì ma rò pọ̀ wọn ìwà náà ni pé wọ́n ma sọ fún wọn pé ìwọ náà wò ṣebí Usman húnná radiyallahu anhu pé à ṣebí wọ́n pa náà ni ṣebí wọ́n pa náà ni àtoríṣìíṣìí àwọn nǹkan àti pé àwọn sàhábà ló pa wọ́n ma ń sọ báyìí àti ka ilé fún wa nínú àwọn nǹkan tó tá àti kà síwájú a sì tún kà fún wa nínú àwọn nǹkan tá tún kà fún wa inṣá Allahu ta'ala so àtàwọn orísìírísìí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú maqtal Uthman radiyallahu anhu nípa pípa tí wọ́n pa Uthman àti àdánwò táwọn èèyàn dálẹ̀ sínú khilafa rẹ̀ so gbogbo àwọn nǹkan yíwọ́n ma fi ń sẹ̀rí so wá bùkátà káwò wọn kí a sàlàyé pé gbogbo tí wọ́n gbámú jàre gbogbo ẹ̀ iyẹ̀pẹ̀ ni o gbogbo ẹ̀ sì rẹ́ kò ní wéètì kankan nínú òdodo so ibi tá ti bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni maktal Uthman radiyallahu anhu so pípa tí wọ́n pa Uthman tí Uthman sì di shahid so tó dẹni tó ṣe pé kújú sójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala èyí tàn nábi sallallahu alaihi wasallam ti sọ tẹ́lẹ̀ fún so kí wá láwọn nǹkan tó fà kí ni àwọn nǹkan tó fà so a ń bọ̀ wá láti wo àwọn ọ̀rọ̀ tó ma ń sọ ń pa àwọn nǹkan yíò nípa ikú Uthman àti pípa tí àwọn olùkọjá àlà tí wọ́n pa Uthman so àti gbogbo àwọn ọ̀rọ̀ tó ma ń sọ lábára rẹ̀ so a ń bọ̀ wá láti wo ṣùgbọ́n ká gbé e láti bí pé àwọn tí wọ́n jáde lé Usman lórí radiyallahu anhu so àwọn ẹni yìí so kí ni àwọn nǹkan tó gbára lé tí wọ́n fi wúrú wa ìwà ìpanu báyìí àti ìwà ìbínú Ọlọ́run báyìí kí làwọn nǹkan tó rò pàwọn náà ní àbí kí àwọn nǹkan táwọn rò páwọn rí àti kí ni àwọn nǹkan táwọn rò pé Usman ṣe àti kí ni àwọn ẹ̀sùn tó fi kan Usman radiyallahu anhu so tó fi wá ṣe pé ó wá padà fa tí wọ́n fi ṣòfò látara Usman radiyallahu anhu so nínú àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tí àwọn tí wọ́n jáde lé Usman lórí tí wọ́n rọ̀ máa àwọn rọ́fídọ̀ náà ma ń sọ nínú tíra wọn àwọn rọ́fídọ̀ náà ma ń sọ ìmí nínú tíra wọn wọ́n ma ń sọ so wọ́n ma ń sọ so nínú àwọn nǹkan tí àwọn tán jáde lé Usman lórí tán fi bẹnu àtẹ́lù Usman so ẹ bá nínú tíra àwọn rọ́fídọ̀ kódà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sì rọ́dù àwọn kọ̀ọ̀kan nú rẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ nú rẹ̀ nínú pé yí tí àwọn Rāfidah ma ń sọ ni tó pé Ibn Taymiyyah rahimahullahu ta'ala so wọ́n kọtíra wọn minhajjú súnnà láti ṣe rọ́dù minhajjú karama ti Ibn al-Mutahhar so nínú àwọn nǹkan tí Ibn al-Mutahhar náà sọ nínú tíra yẹn so wọ́n náà ni nǹkan tí àwọn tó jáde lé Uthman lórí nǹkan táwọn náà sọ nìyẹn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra Rāfidah tó ṣe pé irú àwọn nǹkan báyìí àwọn náà ma ń sọ ń pa Uthman kí wà láwọn nǹkan yẹn nínú àwọn nǹkan tí wọ́n ma ń so mọ́ àbítá ma ń sọ nípa Uthman tó ṣe pé ó lè padà dé tí ìgbọ́ ẹlòmíì náà so ó ṣe pé ó lè padà dé tí ìgbọ́ ẹlòmíì náà tó ma fi tàn jẹ so tó ma fi tàn jẹ pé à ìwọ náà wò ṣe orú osman yìí ṣìwọ́n náà wá wò ẹni tó ṣe pé ó ṣe báyìí ó ṣe lé ó ṣe lé ó ṣe lé so wá lè lọ́lá ju àlì lọ so kódà irú àwọn ọ̀rọ̀ báyìí irú àwọn ọ̀rọ̀ tí àwọn tí wọ́n fi jáde lé osman lórí tán fi jáde lé lórí tán fi takò tán fi wá padà pa irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lù sọ̀hábà ju àwọn Rāfidah lọ ṣe pé ìbẹnu àtẹ́lù sọ̀hábà ìròyìn kan ni àwọn rọ́fídọ̀ àwọn ni ọ̀gá nínú ìbẹ̀lù àtẹ́lù àwọn sọ̀hábà but kìí sí gbogbo ẹni tí ń bẹ̀lù àtẹ́lù àwọn sọ̀hábà ni rọ́fídọ̀ so irú àwọn tẹ́ máa ń bẹ̀lù àtẹ́lù àwọn sọ̀hábà yìí irú àwọn nǹkan tí àwọn tí wọ́n fi jáde lé Uthman lórí tí wọ́n máa ń sọ so irú àwọn kan báyìí ó pọ̀ lọ́dọ̀ irú àwọn báyìí gan ju bó ṣe pọ̀ lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ lọ àwọn rọ́fídọ̀ ò tiẹ̀ nídìí so àwọn àwọn nǹkan tó tó lágbára nínú irọ́ àti nínú èpè so àti nínú ìkàfàràyàn so ó wà lọ́dọ̀ àwọn Rọ́fídọ̀ náà tẹ́lẹ̀ so ó wà lọ́dọ̀ àwọn Rọ́fídọ̀ tẹ́lẹ̀ so àwọn òṣẹ̀ nídìí gbogbo àwọn kéèkèé kéèkèé kéèkèé ara so bọ̀sẹ̀ ẹni tó ń nídìí gbogbo àwọn kéèkèé ẹni tí òun bẹnu àtẹ́lù àwọn sàhábà ni kò sì lálẹ́ àwọn sàhábà òun náà sì fẹ́ padà ta àwọn èèyàn wọnú Rọ́fídọ̀ so àbí látara ìmọ̀kan irú àmọ̀kan lè àìmọ̀kan àìmọ̀kan tí tó lè kó bá ní ni o so gẹ́gẹ́ bí Sayyid Qutb so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so al-Allamatu az-Zuhri wọ́n sọ gẹ́gẹ́ bá sì gbà wá nínú Tabaqat ibn Sa'd wọ́n waliya Uthmanu khilafata ithnatay asharata sana wọ́n ní Uthman jẹ́ khalifa fún 12 years ya'malu ya'malu sitta sinin la yanqumu an-nasu alayhi shay'an wọ́n ní Uthman ó ń ṣiṣẹ́ fún ọdún mẹ́fà àwọn èèyàn sọ kankan nípa Uthman وإنه لأحب إلى قريش من عمر بن الخطاب wọ́n ní Uthman rírẹ̀ àwọn Quraysh nífẹ̀ẹ́ Uthman ju Umar ibn al-Khattab lọ al-Imam az-Zuhri náà sọ́lẹ̀ wọ́n ní li'anna Umar torípé Umar kana shadidan alayhim Umar lèlé wọn lórí falamma waliyahum Uthman nígbàtí Uthman jẹ́ olórí lé wọn lórí láàánà lahum Usman rọ̀ fún wa wa wasalahum ó sì so wọn papọ̀ so bí khilafa Usman ṣe jẹ́ ni o so bí khilafa Usman bí ìjẹ́ olórí Usman bó ṣe jẹ́ ni yẹn so ní ṣókí nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí àwọn tí wọ́n jáde lé Usman lórí nínú àwọn nǹkan tí wọ́n sọ nípa Usman òun náà ni pé wọ́n ní osmanu gani badru osmanu sínú àwọn tó jagun badru so wọ́n sọ ilé wọ́n ní osman ibn affan kò sínú àwọn tó jagun badru so yíò gbọ́ èyàn lè gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí náà so lẹ́nu ẹni tó ṣe pé òun náà fẹ́ bẹnu àtẹ́lù àwọn sàhábà so, so òun náà lè múrú àwọn ọ̀rọ̀ báyìí wá òun náà lè sọrú nǹkan báyìí so láti fi tẹ́m̀bẹ̀lẹ̀ Uthman láti fi lálàsí rẹ̀ láti fi yẹpẹrẹ rẹ̀ so ṣé ọ̀rọ̀ yìí bóòl ọ̀rọ̀ yìí ṣe jẹ́ ṣé òdodo ni tó bá wá jẹ́ òdodo só dá lórí táwọn ọ̀tá Uthman yìí tó sì jẹ́ pé ọ̀tá Nabi sallallahu alaihi wasallam náà ni wọ́n báyìí náà so dá lórí nǹkan tí wọ́n fẹ́ lò fún so kò dálé lórí ọ̀ bẹ́ẹ̀ ni Usman radiyallahu anhu Usman ò sínú àwọn tó gani Badr ṣùgbọ́n Usman wà nínú àwọn tí a tí wọ́n ní ládá pé wọ́n jagun Badr so gẹ́bà àwọn olùmọ́sí ma ń sọ so kí ló fàá tí Uthman radiyallahu anhu kí ló dé tí Uthman tí kò fi ríbi lọ sí ogun Badr radiyallahu anhu so wá nínú Tabaqat ibn Sa'd so nínú mujallad ẹlẹ́kẹta page 41 so ibn Sa'd sọ pé أخبرنا محمد بن عمر ونقال حدثني أبو بكر بن عبد الله بن أبي سبرى عن المسور بن رفاعة عن عبد الله بن, مك بن مكنف بن حارثة الأنصاري قال لما خرج رسول الله صلى الله عليه وسلم إلى بدر ó ní nígbà tí òjíṣẹ́ Ọlọ́run ọba ń jáde lọ sí Badr so lọ jagun ó ní khallafa Uthmana ala ibnatihi Ruqayya òjíṣẹ́ Ọlọ́run ọba gangan fúnra rẹ̀ ló fi Uthman lẹ̀ sẹ́yìn láti mójútó ọmọ rẹ̀ Ruqayya wa kanat maridatan Ruqayya rẹ̀ ọmọ annabi sallallahu alaihi wasallam ó sì rẹ̀ nígbà náà famatat radiyallahu anha ó wá kú kọ́lọ̀ bá kó yọnú sí yawma qadima zaid ibn haritha lil madina wani lọ́jọ́ tí zaid ibn haritha dé sí madina bashiran lẹni tí múrò dùnníwá bima fataha Allahu ala rasulillahi sallallahu alaihi wasallam bi badirin so tó fáwọn yẹn nílò pẹ̀lú ìborí tí Ọlọ́run bá tó fún Ànábì sallallahu alaihi wasallam ní Badr wọ́n ní Ibn Sa'd tẹ̀síwájú láti máa sọ ní wa daraba Rasulullahi sallallahu alaihi wasallam so òjíṣẹ́ Ọlọ́run ọba ó wá fún li Uthman ó wá fún Uthman bí sáhmihi ó wá fún ní ìpín rẹ̀ wa ajrihi àti ẹ̀san rẹ̀ fi badr ní badr so annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam ló fi Uthman ló sọ fún Uthman pé kó ma mójútó ọmọ rẹ̀ Ruqayya Ruqayya sì jẹ́ ìyàwó fún Uthman so ma annabi sallallahu alaihi wasallam tí Uthman fẹ́ so a nígbàtí ó wá rẹ̀ Ruqayya radiyallahu anha so annabi sallallahu alaihi wasallam fi uthmanu sọ kó ma mójútó so ó wá bọ́ sí àsìkò ogun badr bọ̀ nígbàtá annabi sallallahu alaihi wasallam tún wá dé annabi wá fún uthmanu ní ìpín tí ẹ̀ so àti ẹ̀san rẹ̀ bí ìgbà kóhun náà wà nínú àwọn tó jagun badr so ibn sa'adi ni fakana kaman shahidaha so Uthman náà wà ní ohun náà wà dàgẹ́ bí ìgbà pé òun náà gani rẹ̀ ni bí ìgbà pé òun náà gani rẹ̀ ni in tó fi ṣe pé nìyẹn táwọn olùmọ̀tán bá ń dákọ pàápàá jùlọ àwọn olùmọ̀ sírọ̀ tí mọ̀ nípa sírọ̀ tá bá ń dákọ àwọn tí wọ́n jagun Badr wọ́n máa ń ka Uthman ma gẹ́bí az so nínú sírọ̀ sírẹ́ so gbogbo ní mímọ̀ ló mọ̀ pé alimamu zuhuri muqaddam so fihi ní pé wọ́n ma ń ti alimamu zuhuri síwájú nípa in tó ní ṣe pẹ̀lú síyọ́rọ̀ eh, annabi sallallahu alaihi wasallam bákanáà urwa ibn zubair nínú àwọn tó ní ma ń pa síyọ́rọ̀ annabi sallallahu alaihi wasallam náà ni musa wabnu ishaq àti ibnu ishaq náà so ibnu ishaq òun náà dákọ̀ uthman sínú àwọn tó gani badr orí ipasẹ̀ yìí ni gbogbo àwọn tó wá lẹ́yìn wọn náà làwọn náà tẹ̀lé so orí ipasẹ̀ yìí so òun náà ni gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn ẹni síwájú nínú sí ọ̀rọ̀ orí ipasẹ̀ yìí náà ni gbogbo wọn tẹ̀lé ibnu hisham ó sọ nínú síra síra ibn hisham so ó sọ pé mujallada láwọ́kọ́ page 678 oníwà min bani abdish oníwà min bani abdishams ibn abdi manaf ibn affan so nígbà tó ń dákọ àwọn tí wọ́n tí wọ́n gani badr nínú àwọn mùsùlùmí so oni takhallafa ala imra'atihi ibn hisham sọ pé Uthman ó wà lẹ́yìn láti mójútó ìyàwó rẹ̀ Ruqayyah binti rasulillahi sallallahu alaihi wasallam so tó jẹ́ ọmọ annabi sallallahu alaihi wasallam فضرب له رسول الله صلى الله عليه وسلم بسهم so jíṣẹ́ ọlọ́wọ́ bá wá fún ní pọ́ṣẹ̀ nínú ọ̀rọ̀ ogun badr ẹ̀yin náà ti rí pé gbogbo àwọn tán bẹnu àtẹ́lù Usman báyìí ìbẹ̀lú àtẹ́lù annabi sallallahu alaihi wasallam ni ìwọ ní mọ́jà annabi lọ so ìwọ sì gbọ́njà annabi lọ kọ́ so annabi sallallahu alaihi wasallam tó ní kó dúó so láti mójútó ọmọ rẹ̀ ṣebí osman tí osman bá jáde lọ jagun badr ṣebí látara àṣẹ annabi sallallahu alaihi wasallam náà ni ìwà dúó lẹ́yìn rẹ̀ náà látara àṣẹ annabi sallallahu alaihi wasallam náà ni ẹni tó bá ṣe nǹkan látara àṣẹ annabi sallallahu alaihi wasallam àtẹni tí kò ṣe látara pé annabi sallallahu alaihi wasallam pa láṣẹ nǹkan kan náà làwọn méjèèjì so nǹkan kan náà làwọn méjèèjì so so báwọn èèyàn àwọn rò pa àwọn gbọ́njà annabi sallallahu alaihi wasallam lọ́wọ́ so in tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà kankan ní pé wọ́n fi bẹnu àtẹ́lù Uthman nílò àwọn báyìí wọ́n fi bẹnu àtẹ́lù Uthman ó pọ̀ bẹ́ẹ̀ nílò àwọn tó máa ń bẹnu àtẹ́lù àwọn sọ̀hábà àwọn rọ́fídọ̀ àwọn òráyè mójútó gbogbo àwọn kéèkéé ìlọ títí bọ̀ nínú ẹlòmí tẹ́ẹ̀rí tẹ́fẹ́ rí tí ó mọ́ fẹ́ tẹ́m̀bẹ̀lẹ̀ àwọn sọ̀hábà so gbogbo ojú ọ̀nà tí ó bá fi ra rẹ̀ ti sí so nínú àwọn nǹkan tó máa ń ni ó so ní tẹ̀síwájú nínú síra ibn hisham ó ní fàdọ́rọ̀bà láhù rasulullahi sallallahu alaihi wasallama bi sahmin òjíṣẹ́ ọlọ́wọ́ bá wá fún ní ìpín tí ẹ̀ nínú ọrọ̀ ogun badr wani qala wani usman wani wa ajiri ya rasulallah ah, ìpín tí ẹ̀ ẹwọ nkẹ báyìí so ẹwọ òjíṣẹ́ Ọlọ́run ọba so bí òjíṣẹ́ Ọlọ́run ọba bóhun ṣe dájọ́ nípa Uthman ni àti pé látara àṣẹ annabi sallallahu alaihi wasallam ni láti ara àṣẹ annabi sallallahu alaihi wasallam ni so Abu Nu'aym Abu Nu'aym wọ́n sọ nínú tírà wọn kitabul imamati wa raddi ala ar so kitabul imamati wa raddi ala ar page 301 Abu Nu'aym wani wa in tu'ina alayhi wani ta mabbenu atelu Usman bi taghyibihi an Badrin ní pé Usman o ní pé Osman ò sínú àwọn tí ó wà ní Badr tán jagun ní Badr wa an bay'ati Ridwan so àti pé Osman ò ní pé Osman ò wà nínú àwọn tí wọ́n kò wà láyé ìgbà tí wọ́n nígbà tí wọ́n ń ṣe bay'a Ridwan fún Nabi sallallahu alaihi wasallam an bọ̀ wá sí bíbáyìí so an bọ̀ wá sí bíbáyìí àbí kàtẹ̀ lọ báwọn náà so nínú àwọn nǹkan tí wọ́n máa tún fẹ̀sùn rẹ̀ kan Uthman so radiyallahu anhu so náà ni wípé Uthman o ìpẹ̀ bay'atu ridwan ìbúra tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala yọ́nú sí so èyí tó ṣẹlẹ̀ ní ìgbà annabi sallallahu alaihi wasallam tó fẹ́ lọ fún umra so annabi sallallahu alaihi wasallam fẹ́ lọ fún umra so nígbàtí annabi sallallahu alaihi wasallam tó ó jáde pẹ̀lú àwọn sahaba rẹ̀ annabi ó lániyàn bóun fẹ́ lọ jagun so àwọn sahaba rẹ̀ náà gbogbo tó mú dání àwọn ìdá ojú ni àwọn bí ìdá táwọn yẹn bá tánmà mú dání tó bá ń ṣe àjò kìí ṣe pé wọ́n lániyàn pé fẹ́ lọ jagun àbí nǹkankan ṣùgbọ́n àwọn gbọ́ pé annabi sallallahu alaihi wasallam ń wọ́n rò pé ànábì fẹ́ wá jà wọ́n lógun ni so wọ́n bẹ̀rẹ̀ sí múra ogun kalẹ̀ so nígbàtí ànábì sallallahu alaihi wasallam tí ó eléyìí ní ṣókí ni ó eléyìí ní ṣókí torí pé ìtàn tó gùn gan ni so kèsí tí a lè wò báyìí so nígbàtí annabi sallallahu alaihi wasallam nígbà tó gbọ́ ní sí anábi wá rán Uthman so anábi rán Uthman kódà nínú pé ìfinilẹ̀ pé Uthman tún lọ́lá lélẹ̀ torí pé kódà lọ́dọ̀ àwọn Quraishi gan tán nábi sallallahu alaihi wasallam rán Uthman sí wọn so ẹni àpẹẹlẹ́ ni ẹni tó sì nílé ẹni tó níyì lọ́dọ̀ àwọn Quraishi ni so nígbàtí Uthman dọ́dọ̀ àwọn Quraishi ìgbà tí Osmanu dọ́dọ̀ wọn Ànábì sallallahu alaihi wasallam ló rán ọ so ìgbà tí Osmanu dọ́dọ̀ wọn Osmanu bá wọn sọ̀rọ̀ pé à kò sí kò rí báyìí báyìí báyìí ní so wọ́n ní ara kó so wọ́n wá dìlé Osman so wọ́n fi Osman sínú so wọ́n dìlé so eléyìí kílé tán fi dìlé rẹ̀ kúfúrù ní kúfúrù ma ń gbógun ti islamu gbogbo gbà ní so iṣẹ́ bọ́ i ma ń kórìíra islamu isi ma ń gbógun ti gbogbo isi ma ń kórìíra àwọn tí wọ́n wà lórí islamu ní so nígbàtí wọ́n dá Usman dúó ìròyìn dọ́lọ́ annabi sallallahu alaihi wasallam pé àwọn Quraysh ní pé wọ́n ti dé Usman mẹ́lẹ̀ nínú ẹgbàwá mi ní pé wọ́n ti pa Usman so ní pé wọ́n ti pa Usman lẹ́sẹ̀kẹsẹ̀ ní annabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé annabi sallallahu alaihi wasallam lẹ́nàbí wọ́n sọ fún ọgbé tọ́ kò jẹ́ bó ṣe jẹ́ yóò so in bá yín búra pé ń lọ jagun kankan tẹ́lẹ̀ gbogbo yín ẹ tẹ̀lé mi pẹ̀lú pé fẹ́ lọ sí umrah ni ẹni tó bá wá sọ pé tọ́ ibi tó dé in tó ń bá òjíṣẹ́ Ọlọ́run bá jáde sí náà ni pé òun fẹ́ lọ bá ṣe ọmọrọ ni nígbà tó ti dérí pé tó ti dójú pé ó dogun báyìí ẹni bá fẹ́ padà nù yín kò sí problemu fún so àmẹ́ni tó bá dúó tó bá búra láti ran òjíṣẹ́ Ọlọ́run ọba àti ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́ so nígbàtí tó bá yẹ pé ó padà já sí pé àwọn Kùrẹ́ṣì fẹ́ wọ́n fẹ́ jà wá lógun ni a yóò gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run Ọba wa so ìgbà tí Nabi sallallahu alaihi wasallam sọ eléyìí àwọn sàhábà tí wọ́n múrò ogun tẹ́lẹ̀ gbogbo wọn pátápátá ó bẹ̀rẹ̀ sí búra fún Nabi sallallahu alaihi wasallam gbogbo wọn gbé ọwọ́ wọn lórí ọwọ́ Nabi sallallahu alaihi wasallam ni pé kódà bá jáde pa afẹ́ àwọn sọ̀hábà tí wọ́n ń tẹ́m̀bẹ̀lẹ̀ wọn fún òní o so àwọn sọ̀hábà tí wọ́n ń táwọn rọ́fídọ̀ àti gbogbo àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bẹnu àtẹ́lù wọn fún òní o àwọn tí wọ́n lálàsẹ́ wọn fún òní o so nígbà tí wọ́n wá tí gbogbo wọn mọ́wá láti búra tí wọ́n gbọ́wọ́ lórí ọwọ́ annabi sallallahu alaihi wasallam annabi náà wá mú ọwọ́ mi wá annabi mú rẹ̀ pé kejì pé hadha yadu Uthman ọwọ́ Usman lélẹ̀ pé ọwọ́ Usman lélẹ̀ ẹ̀dàkùtọ̀rọ̀ Ọlọ́run níbi méjèèjì yìí Usman ń jẹ́sẹ́ fà nẹ́bì sallallahu alaihi wasallam nífà ẹwọ báwọn èèyàn mú o ṣe pàn nẹ́bì lé ara látara pé wọ́n kórìíra àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n sì ń tabà nẹ́bì sallallahu so anábi wá gbé ọwọ́ rẹ̀ náà pé ọwọ́ Usman ni sẹ́wọ̀n kẹ́ in tọ́lọ̀ fi ń sọ nínú Qur'ani pé innal ladhina yubayi'unaka innama yubayi'una Allah ọlọ́ọ̀bá ní laqad radiyallahu 'anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara so ní pé Ọlọ́run bá ti yọ́nú sáwọn mùmìnì nígbà tí wọ́n ń búra fún ọ so nínú àwọn nǹkan tí ó gbé àwọn sàhábà ga lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala náà lélẹ́yìn náà so so nínú àwọn nǹkan tí àwọn tó ma ń bẹnu àtẹ́lù Uthman àbáwọn tó wọ́n jáde lórí tí wọ́n ma ń so, àwọn tó ma ń gbogbo àwọn tó ma ń ṣe báyìí náà láyé sí nínú táwọn náà ma ń sọ nìyẹn pé Uthman ṣebí kò sí níbi bay'a Ridwan bẹ́yà àtọ́lọ́wọ́ bá yọnú sí ṣebí Uthman ò sí ń bẹ̀ ìwọ náà wo wo bọ́n ṣe fẹ́ kóyìn rẹ sáwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wo bọ́n ṣe fẹ́ jẹ́ kó mọ́ wà lẹ́yìn àwọn sọ̀hábà nabi lọ́jọ́ ọgbìnde so Abu bitaghibihi an badirin ní pé osman o sínú àwọn tó jẹ́ an badir wa an bay'ati ridwan àti pé osman o kò wà nínú àwọn tán búra fán nabi sallallahu alaihi wasallam lábẹ́gi qila lahu abu nu'aym sọ pé wọ́n sọ fún pé al-ghaibatu ó tọ́ sí ìbẹnu àtẹ́lù àìmọ́ wà ń bí nǹkan tó ṣe pé ó tọ́ sí ìbẹnu àtẹ́lù huwa an yaqsuda mukhalafata ar-rasul sallallahu alaihi wasallam òun ni àìmọ́ wà ń bí nǹkan tó ṣe pé èyàn fẹ́ fi yapa nabi sallallahu alaihi wasallam na li'anna al-fadla alladhi hazahu ahlu badrin fi shuhudi badrin wọ́n ọlá tí àwọn tí wọ́n gani badri tí wọ́n rí tí wọ́n kó látara ìgani badri yẹn ìjà nínú ogun badri yẹn ta'ata ar-rasul in tí wọ́n fi rí látara pé wọ́n tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ọba ní sallallahu alaihi wasallam wa mutaba'atahu so àti ìtẹ̀lé wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n tẹ̀lé ni wa lawla ta'atu ar-rasul sallallahu alaihi wasallam tí è bá ṣe pé wọ́n tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba ni wa mutaba'atuhu tí è bá ṣe pé wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu àti wọ́n tẹ̀lé ni lakana kullu man shahida badran min al-kuffar Allahu akbar so wani lakana kullu man shahida badran min al-kuffari kana lahumul fadlu wa sharaf tó bá yẹ pé nínú tó bá yẹ pé wọ́n kàn wọ́n kẹ́ ń ṣe kílùkọ rẹ̀ wọ́n kẹ́ ń torí ogun lásán ni tó bá ṣe pé torí ogun lásán ni ni wọ́n fi yin àwọn tí wọ́n jagun nù badr then lakana kullu man shahida badran min al-kuffar kò bá ṣe pé gbogbo àwọn tí wọ́n gẹ́ni badru náà nínú àwọn kèfèrí kana ṣùgbọ́n yìí tó jẹ́ káwọn mùsùlùmí níyì ni pé torí pé bádùrù wọ́n fi tẹ̀lé àṣẹ annabi sallallahu alaihi wasallam ni wa innama ta'atu allati balagot bihimul fadila wani ìtẹ̀lé ìgbọ́rọ̀ sí annabi sallallahu للقيام على للقيام على ló وهو كان رضي الله عنه kharaja fi man kharaja Abu Nu'aym ó ní Uthman Uthman náà jáde nínú àwọn tá jáde pé àwọn fẹ́ lọ jagun Badr faraddahu ar-rasulu sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá wá dá padà so òjíṣẹ́ Ọlọ́run bá ó dá padà lil qiyami kó bá fi lè máa mójútó ọmọ rẹ̀ فكان في أجل فرض لطاعته لرسول صلى الله عليه وسلم وتخليفه so wọ́n ni فكان في أجل فرض wọ́n ni Osmanu sì dáhùn nítorí ìtẹ̀lé rẹ̀ so ìgbọ́rọ̀ rẹ̀ sí òjíṣẹ́ Ọlọ́run Ọba lẹ́nu so wa takhlifihi àti pé òjíṣẹ́ Ọlọ́run Ọba fi sẹ́yìn ní pé kó ma mójútó ọmọ rẹ̀ tó tún jẹ́ ìyàwó fún fa àwọn èèyàn ṣe láàánú báyìí so tó tún jẹ́ ìyàwó fún Usman radiyallahu anhu dhunnurayn Usman tó fẹ́ ọmọ annabi sallallahu alaihi wasallam méjì Ruqayyah àti Ummu Kulthum so ó jẹ́ Ruqayyah tún jẹ́ ìyàwó fún Uthman nífà ìwọ náà wá wò báyìí àwọn tí ń bẹnu wọn àtẹ́lù àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọn ò kí ń kúkú rẹ̀ o sàwọn tán bẹnu àtẹ́lù àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọn èé kúkú rẹ̀ sàwọn sálàfù ló sì sọ ilé so wọn èé kúkú rẹ̀ Ọlọ́run bá ma ń yẹ̀yẹ́ wọn tán bá fẹ́ kú ni ikú ẹ̀sìn ikú nira na mọ́n kúọ̀ so torí pé àwọn olùtakọ àwọn awliya Ọlọ́run Ọba ni wá Abu Nu'aym wọ́n ni wa qad daraba lahu bi sahmihi wa ajrihi wọ́n ni annabi sallallahu alaihi wasallam sì ti fún ní ó gbé ti ó gbé tí ẹ̀ kalẹ̀ àti ó fún ní ẹ̀san rẹ̀ yíba kóhun náà jagun ni wa ajrihi àtẹ̀san àti ìpín rẹ̀ fasharakahum fil ghanima so Uthman náà bá wọn sí ẹnu ọrọ̀ ogun wal fadl àti ọlá wal ajr àtẹ̀san li ta'atihi Allah ó tẹ̀lé Ọlọ́run Ọba wa àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wọn kì yá dì hì láhùmá àti pó tẹríba fáwọn méjèèjì kódà wọ́jù mi tún wà fún eléyìí òun ni wípé ṣé ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń pè sójú ogun tó sì mọ̀ pé à kíkú sójú ogun iyì ni ìrálìjánà Ọlọ́run ọba ni sóhun ló ní sùúrù jù ni àwọn tó fẹ́ lọ sójú ogun àwọn ti múra pé àbẹ́ni àbẹ́ni tí sóhun ló ní sùúrù jù lórí ìtẹ̀lé àṣẹ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ní àbẹ́ni tó ṣe pé òun ti fẹ́ jáde òjíṣẹ́ Ọlọ́run ọba ní ẹdúró má jáde ta ni ìtẹ̀lé àṣẹ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ta ni ìtẹ̀lé rẹ̀ lágbára jùlọ so kò jẹ́ bó ṣe jẹ́ ọ Abu Nu'aym ó tẹ̀síwájú ní page 304 èyí tí mo kà fún wa page 301 ló wà nínú tírà kitabul imamati wa raddi ala rafida so èyí tí mo wá fẹ́ kẹ́ǹsì tó ní ṣe pẹ̀lú bay'atu ridwan so page 304 ló wà tí ọ Abu Nu'aym sọ pé al-Abu Nu'aym al-Asbahani wọ́n ni fa li ajli Uthman ó ní fa amma bay'atu Ridwan ó ní ẹ̀rí bay'a Ridwan ìbúra tọ́nà ọba yọnú sí tán búra fán nabi sallallahu alaihi wasallam ẹ ma Abu Nu'aym ni fa li ajli Uthman radiyallahu anhu waqa'at hadhihi al-mubaya'a Allahu akbar wọ́n ni torí Uthman gan igan fi wáyé torí Uthman gan ní búbúra yìí gan fi wáyé wa dhalika anna an-nabiyya sallallahu alaihi wasallam eléyìí ni pé nítorí pé annabi sallallahu alaihi wasallam ba'athahu rasulan òjíṣẹ́ Ọlọ́run bá rán ó ránṣẹ́ ila ahli Makkah sáwọn ará لما لما اختص لما اختص به لما اختص به torí nǹkan tí Usman ní tó dásà lẹ́sà fún mina su'udadi wa din nínú jẹ́ olórí àti ìní ẹ̀sìn wa àti pé Usman ní àwọn mọ̀lẹ́bí tó pọ̀ gan وأخبر الرسول صلى الله عليه وسلم بقتله wọ́n fún òjísí ọlọ́wọ́ bá ní ròó nípa pé wọ́n ti pa Uthman فبايع رسول الله صلى الله عليه وسلم والمسلمون له so àwọn musulmi wá búra fún annabi sallallahu alaihi wasallam ala al-maut lórí pé àwọn rẹ̀dì láti kú láti dìfẹ́ndì annabi sallallahu alaihi wasallam àtẹ̀sìn ọlọ́wọ́ ba liwa fún ahla makka láti pé kán bá fi lè san ará makka lẹ́san àbí láti lè gbẹ̀san látara àwọn ará makka nípa pé wọ́n ti pa Uthman so nítorí Uthman gani bẹ́yà fi wáyé ẹjẹ́ nǹkan ọlọ́ Abu Nu'aym yẹn lẹ́ẹ̀kan sí Abu Nu'aym sọ pé al-Asbahani wani wa amma bay'atu Ridwan ẹni ẹ̀rí bay'a Ridwan ìbúra tọ́nà ọba yọnú sí fali ajili Uthman radiyallahu anhu waqa'at hadhihi al-mubay'ah torí Uthman gani ìbúra yẹn gan fi wáyé ẹwọ̀n kẹbàáyì wà wọn tán fẹ́ kọ́yìn rẹ̀ wo bá sì fẹ́ kóbọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti lọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ so ìtẹ̀lé àṣẹ annabi sallallahu alaihi wasallam ni Uthman sí ń bí méjèèjì àtẹni tó tẹ̀lé àṣẹ annabi tó fi ṣe nǹkan àti ẹni tó tẹ̀lé àṣẹ annabi sallallahu alaihi wasallam tí ò fi rí ṣe so àgbọ́yé ilẹ̀ lomi so bó ti ẹ̀ ṣe wá ní ó ṣe wá jẹ́ àlébùgàn nígbà tó ṣe pé lọ́dọ̀ àwọn Rāfidah gangan fún àwọn náà àwọn náà mọ́ ó sì rí lẹ́nu àwọn tíra wọn ní pé Àlí radiyallahu anhu sọ̀hábà ọlọ́lá yìí khalifa ẹlẹ́ẹ̀kẹ́ nínú Islam ní pé Àlí Àlí yóò Tabuk Ali yóò gani Tabuk Tabuk tó ṣe pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba fi àlánà pé laqad taba Allahu ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ti foríjì bẹ́ẹ̀ sì ni ó ti gba tútúbà ala nabiyyi wal muhajirina wal ansar so annabi rẹ̀ àtàwọn muhajirina àtàwọn ansar so alladhina taba'uhu fi sa'ati al-usra àwọn tí wọ́n tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba nígbàtí nǹkan le so ogun Tabuku ni nínú suratu Tawbah so Ali radiyallahu anhu sẹlẹ̀ yìí sì ṣe àlébù fún Aliyu ṣùgbọ́n kíyàn fi rí kíyàn fi fi hamakọ̀ ìjẹ́ òmùgọ̀ àwọn tí wọ́n kórìíra àwọn sọ̀hábà nábi kí a fi fi hàn Àlí yóò gani Tabuk bọ̀gírí tí Àlí yóò fi gani Tabuk ẹwà wò kẹwàá wo reason tó ṣẹlẹ̀ tí Àlí yóò fi gani Tabuk yìí kẹwàá wo reason tí Uthman ò fi wà bí Badr náà àti bẹ́yà àrídọ́wàn kẹwàá wo méjèèjì síra wọn wọ́n ó wà ní Bukhari àti Muslim عن مصعب بن سعد عن أبيه وني أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى تبوك وديسي الله وبجر إلى تبوك واستخلف عليا خرج آه، أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى تبوك وديسي الله وبجر إلى تبوك واستخلف عليا ó wá fi àlì sẹ́yìn kó ma mójútó alámọ̀rí nkẹ́ faqala wọ́n ni àlì wá sọ pé àtùkọ̀lífúni fi sibiyani wà nìsá wọ́n ni àlì yìí sọ báyìí radiyallahu anhu sahaba olólai khalifa ilẹ̀ kẹrin wọ́n ṣé ó wà fi mí sọ àwọn ọmọdé àti obìnrin ni ẹ̀yin wà lọ jagun èmi wà máa dó ti àwọn ọmọdé àti àwọn obìnrin wọ́n ni qala wọ́n lá nábi wá sọ pé ala tardo an takuna minni bi manzilati haruna min musa wọ́n lá nábi sallallahu alaihi wasallam sọ pé àwọn Rọ́fídọ̀ wọ́n dáàrin irú ṣùgbọ́n àgbọ́yẹ rẹ̀ ní ṣókí an padà bọ̀ wábẹ̀ inṣá Allahu ta'ala so wat-tawfiq biyadi Allahi ta'ala wala sahla illa ma ja'alahu Allahu sahla so anábi ni ala tardo an takuna minni bi manzilati haruna min musa ṣé kò wọ́ ìrẹ́ àlì kó jẹ́ sí mi bí harunu sì jẹ́ sí musa ni torí pé nígbàtí Ọlọ́run bá pa Ànábì Musa kó wá sí òkè Túrù Sínà so ẹni tí Ànábì Musa fi ṣe alámòjútó lórí àwọn èèyàn rẹ̀ nígbàtí Ọlọ́run pa aláṣẹ òun ni Harun èyí tí Ànábì sallallahu alaihi wasallam tọ́ka sí ni ẹ̀tún ma wá gbọ́ ìjọ́ tún wá kẹ́ nípa fún ìjọ́ tún kẹ́ nípa tí ó tún fi rinlẹ̀ pé ìntànẹ́bì ń tọ́ka sí nìyẹn Ànábì ní illa annahu laysa nabiyyun ba'di àyàfi pé kò sí ànábì lẹ́yìn mi so àmọ́ kò sí ànábì sallallahu alaihi wasallam kò sí ànábì mọ́ lẹ́yìn mi so ó túnmọ̀ kó níbi tí ànábì sallallahu alaihi wasallam tafà sí but àwọn rọ́fídọ̀ gbé kíní ìkọjá rẹ̀ ẹnu hadithi lásán in táwọn rọ́fídọ̀ mẹ́lẹ̀ nínú kúfúrù ó gùn ju odò òkun àtọ̀sà lọ so ẹ wo hadith yìí báyìí Ali radiyallahu anhu in tí Ali yìí fi wà lẹ́yìn nínú ogun Tabuk tó fi mójútó àwọn ọmọdé àtobìnrin látara àṣẹ annabi sallallahu alaihi wasallam ni àmọ́ wọ́n rọ́fídọ̀ wọ́n yìí Ali yìí fẹ́lẹ̀ yìí ni o wọ́n yìí rí Ali radiyallahu anhu fẹ́lẹ̀ yìí ni o ìwọ́n náà wo bá ṣe fẹ́ wọ́n ti rí pé dìdìnrín àwọn fẹ́ àwọn bóyá wọn náà ò tẹ̀lé àṣẹ annabi sallallahu alaihi wasallam òsì bàbàrà annabi tó rẹ̀ tẹ́ máa ń rí lò báyìí ah àti pé dìdì ni owó ojú o wọ́n ti rí pé à ah, in tó nínú ma kéré káwọn kọyìn rẹ̀ sáwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àmọ́ sódòdó tí wọ́n hàn sí ọ báyìí sódòdó tí wọ́n yí báyìí wọ́n ni so alimam bukhari àti muslim ló gbà wá nínú àwọn nǹkan tí so a ti wo méjì báyìí nínú àwọn nǹkan tí àwọn tí wọ́n jáde lé Usman lórí àtàwọn tá ma ń bẹnu àtẹ́lù Usman náà so nínú àwọn nǹkan tó ma ń sọ kódà ìlúmí lè má sọ jù láyìn nǹkan lọ nínú tíra rẹ̀ bóyá kan tukọ tíra ń pa nǹkan tí ò ní ṣe pẹ̀lú irú nǹkan báyìí ni ọ̀rọ̀ lọ́bẹ̀ yóò kàn yà yóò sì bẹnu àtẹ́lù Usman gẹ́gẹ́ bí Sayyid Qutb so nínú àwọn nǹkan tó ma ń sọ láti fi tẹ́mbẹ̀lẹ̀ Usman àti nínú àwọn tí wọ́n jáde lé Usman lórí nínú àwọn nǹkan tí wọ́n sọ ń pa Usman òun náà ni pé à ah, eh, ṣebí Usman náà wala hawla wala quwwata illa billah wa na'udhu billah ṣebí Usman ṣebí eh, ó sálọ náà ni ṣebí ó sálọ lójú ogun Uhud náà ni ṣe bó sálọ lójú ogun Uhud náà ni ẹgbọ́n náà wà náà wọn tó sálọ so ní pé ẹ̀rù bá ó wá sálọ wala hawla wala quwwata illa billah ẹwọ̀n ká báyìí ẹwọ̀n tí irú àwọn ọ̀tọ̀ ọlọ́wọ̀ báyìí in tí wọ́n fà níbi kí èyàn máa dákọn tí in tọ́lọ̀wọ̀ bá ti foríjì àwọn sàhábà lórí rẹ̀ so in tí wọ́n fà fún yà nìyàn Ọlọ́run bá jẹ́rìí sí pé kò dùn mọ́ wa láti máa dákọ ilé nípa Uthman wọ àwọn ọ̀tá ìsìn rẹ̀ àwọn ni wọ́n ná ń fa gbogbo ilé yóò so wọ́n sọ ilé nípa Uthman òdodo sí ni àmá kìí ṣe àmá aburú làwọn fẹ́ fi lò fún Ọlọ́run subhanahu wa ta'ala ó sì ti foríjì Uthman so Ọlọ́run subhanahu wa ta'ala ó sì ti foríjì Uthman so báwọn ṣe rí nìyẹn ọ̀ wọ́n fẹ́ máa kó àwọn àṣìṣẹ́ àwọn sàhábà jáde Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti foríjì Uthman àti pé kìí ṣe Uthman nìkan lè ìṣẹ̀lẹ̀ sí radiyallahu anhu so gẹ́gbọ́ isi pé àìmọ́gani Badru náà kìí ṣe Uthman nìkan ló ṣẹlẹ̀ sí kí wá lórí tó wá ṣe pé ti Uthman nìkan náà dá sàlẹ́sà yóò ti máa jẹ́ kí ó yíyàn pé wọ̀rọ̀ al-akimmati ma wọ̀rọ̀ aha so yí ń bẹ lẹ́yìn gàgá nǹkan tó wà lẹ́yìn rẹ̀ so nǹkan tó wà lẹ́yìn gàgá ń bẹ ń bẹ ó ní tó fẹ́ gbà ń bẹ torí yawon Uhud náà so kìí ṣe Uthman nìkan radiyallahu anhu but àwọn ọ̀tọ́rún ọba gbogbo tí yíò sàfi ma dákọ ń tán ọlọ́wọ́ bá fi tó ti forí àwọn sọ̀hábà ń bẹ̀ yí tọ́fẹ́ sí nìyẹn o so yí tí wọ́n rò pé pọ́ìntì wọ́n bẹ̀ tí ò sí ń bẹ̀ ọlọ́wọ́ bá sọ nù Kùránì pé innal ladhina tawallaw minkum yawmal taqal jama'an waqtulifa fi hadha àwọn fún tafsiri sí ya so mọ́ kìí èyí táwọn olùmọ̀ rọ̀ jáhà náà ni pé ọjọ́ ogun Uhud náà ni sọ ni innal ladhina tawallaw minkum àwọn tí wọ́n sánú yí yawmal taqal jama'an ẹ̀dàkùn ẹlòmí ogun ò tí ìṣẹlẹ̀ kèése Uhud lẹ́lòmí o kèése ogun Uhud lẹ́lòmí rí o wallahi ẹlòmí ti sá fún in sá fún tọ́lọ̀ in tọ́nà bá fi dá wọn sàhábà wò à in tó lágbára gan ni o in tí ẹ̀san wọn fi ga lọ́dọ̀ Ọlọ́run Ọba náà nìyẹn Ọlọ́run Ọba ní innal ladhina tawallaw minkum ẹ̀rá wọn tí wọ́n sánú yín yawmal taqal jama'an lọ́jọ́ tí àwọn ìjọ méjèèjì pàdé bi ba'di ma kasabu so látara nǹkan tí wọ́n ṣe ẹmọ wá gbọ́ Ọlọ́run bá ní wa laqad afa Allahu anhum Ọlọ́run bá sì ti foríjì wọn inna Allaha ghafurun halim ẹ̀dàkùn ìta kànnù Kùránì nípa Ọlọ́run bá ti foríjì yẹn ìwọ sì tún mú jáde Ibn Taymiyyah rahimahullahu wọ́n ní kíyàn máa bẹnu àtẹ́lù ẹni tó ti túbá nú ẹ̀ṣẹ̀ haramun bi tifaki nas èwọ̀ ni pẹ̀lú ìpanupọ̀ gbogbominiyàn pátápátá so an bèlè ta sí ìtọ́nà ọba tó ti wá tí wọ́n fi sọ pé òun ti wá foríjì wọn lẹ́yìn ìgbà yẹn ó tún wá ti wá nílẹ̀ fún Uthman specifically gẹ́gẹ́ Uthman gẹ́gẹ́ fúnra rẹ̀ nípa Nábì sọ pé Ọlọ́run bá ti foríjì gbogbo nǹkan ó wà nínú jami'ul imam tirmidhi hadith 3701 so wani hadithi abdurrahman ibn samura ó ń júwe oni jaa usman ila nabi sallallahu alaihi wasallam bi alfi dinar so wani Osman wá bá Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú 1000 dinar 1000 dinar yẹn wai wáyìí láyé annabi sallallahu alaihi wasallam so bóyá bí bóyá bí 17 million abin kan ya so bóyá bí 20 million 20 million naira kọ́ ní sọ so wọ́n ni so so wani قال الحسن بن واقع وكان في موضع آخر من كتابي ونينو àwọn tó gba ìgbà wáyí wá ó ní láyé mi fi kúmìhì wọ́n ní Uthman kó sínú àpò rẹ̀ kó wá hina jahaza jaysha al-usra so nígbàtí Ah, nígbàtí Ànábì sallallahu alaihi wasallam prepare àwọn ọmọ ogun usra so àwọn ogun wo ni wọ́n pè ní usra so lè ní ogun Tabuk ni o so nínú àwọn okọ̀ tí eh, ogun Tabuk ni ni Ghazwatul Usra so ilé iná lọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala ló fi rífà sí nínú Qur'an fanatharoha fi hijrihi wọ́n ní Osman wá dá sí a wájú annabi síbí ẹsẹ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n ní qala abdurrahman abdurrahman ibn samura tó gba hadithi wa wọ́n ní fara'aitu annabi sallallahu alaihi wasallam yuqallibuha fi hijrihi wọ́n annabi wọ́n in wá ń da àwọn dínárì yìí lẹ́sẹ̀ rẹ̀ bó sì wà lẹ́sẹ̀ rẹ̀ anábi wá ń da anábi ń yí wọn padà wa yaqul anábi wọ́n sọ pé gbogbo anáà lásìmọ̀ pé gọ́zwátù Tabuk ó ṣẹlẹ̀ lẹ́yìn bay'atu Ridwan so gọ́zwátù Tabuk ó ṣẹlẹ̀ lẹ́yìn bay'atu Ridwan ah, lẹ́yìn Uhud gan ni so tó bá ti ti ṣẹlẹ̀ lẹ́yìn Bay'atu Ridwan so automatically uh, Uhud ti ṣẹlẹ̀ síwájú rẹ̀ uh, Badr ti ṣẹlẹ̀ síwájú rẹ̀ so Ànábì wọ́n sọ nígbàtí Ànábì ń da owó tí Uthman kówàí Ànábì ní ma darra Uthman ma amila ba'da yawm so Ànábì ní ma darra Uthman kò ní ní osman lára kò ní kópa lára bá nínú tí àwọn malaika ń kọ fún àti nínú ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ma amila ba'da al-yawm in tí osman bá ṣe lẹ́yìn òní ẹwùn ka báyìí ẹwù in tí annabi ń sọ pa osman ẹwùn táwọn manafiki ń sọ pa osman tí wọn bákanáà nínú àwọn nǹkan tí wà summarize àwọn nǹkan tàà sọ yìí so hadithi kan wà tí ó summarize gbogbo nǹkan tàà sọ yìí so pẹ̀lú ọ̀rọ̀ tó fi ń dájú àwọn nǹkan tàà ti fi sọ tẹ́lẹ̀ lọ tó yàtọ̀ sọ́rọ̀ Ọlọ́run bá tó yàtọ̀ sí súnnà nabi sallallahu alaihi wasallam ni o so náà ni ọ̀rọ̀ Ibn Umar so ta fi a ní sí àwọn tí wọ́n tako Usman wọ́n sọ kìí nípa Usman kìíkàn sí pé èyàn sọ sí wọn lẹ́sẹ̀ kan sọ ara àwọn tán gbógun ti Usman níbi tán ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní so gbogbo ẹni tó fẹ́ gbin ìkórìíra àwọn sọ̀hábà sí ọlẹ́mì ibi tí ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ náà ni ibi tí ó ti bẹ̀rẹ̀ fún ọ̀rẹ́ ni hadithi wa nù Bukhari nínú kitabul Maghazi باب قول الله تعالى إن الذين تولوا منكم يوم التقى الجمعان وصحيح البخاري بكتاب المغازي حديث 3839 الإمام البخاري سوى حدثنا عبدان أخبرنا أبو حمزة عن عثمان بن آه، موهب قال جاء رجل حج البيت فرأى قوما جلوسا ó ní alákùnrin kan حج. tó wá sí قطاكي so gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì ẹ máa dé mẹ́lẹ̀ o ẹ wo bí tó ti wá ó kàn wá sí hajj ní ó sì ti gbọ́ nǹkan báyìí pa Uthman la hawla wala illa billah àwọn fitina ní gbogbo ọgbà bá sì máa ń ṣe nìyàn wani jaa rajulun hajjal bayt fara'a qauman jalusan wọ́n wá ara wọn èèyàn kan tí wọ́n jókòó faqala man ha'ula'i al-qu'ud ó ní àwọn òun náà jókòó yẹn qalu ha'ula'i Quraysh wọ́n sọ pé àwọn Quraysh ni yẹn qala man ash-shaykh ó tó wà láàrin wọn yẹn qalu ibn Umar wọ́n ní ibn Umar ni fa'ata'u faqala wọ́n ní wọ́n wá bá wọ́n wá sọ fún pé ẹ máa gbọ́n tẹ́ni tó wá ṣe hajji wá tó bí Ibn Umar wọ́ ó ní inni sa'iluka an shay'in ó ní èmi ó bi ọ́ kankan atuhaddithuni sọ dámi lóhùn só sọ fún mi qala unshiduka bi hurmati hadha al-bayt ó ní mo ń bi pẹ̀lú ọ̀wọ̀ ilé Ọlọ́run báyìí أتعلم أن عثمان ابن عفان صوم سيوانا هم كوي عثمان ابن عفان فرو يوم أحد نيكو سالو جوغون أحد قال نعم ابن عمر سقوي بيني قال فتعلمه تغيب عن بدر وني سوما كوي كنتون غاني بدرنا فلم يشهدها so kò sínú ogun bá dìí so kò gani rẹ̀ qala na'am ibn umar sọ pé bẹ́ẹ̀ ni qala fata'lam annahu takhallafa an bay'ati ridwan so o mọ̀ pé so tún ma so ma ń pa usman náà pé usman o kò tún kò sí bí bay'a ridwan falam yashhadha kò gani rẹ̀ qala na'am ibn umar ní bẹ́ẹ̀ ni qala fa kabbara wọ́n ni arákùnrin wá sọ pé Allahu akbar wọ́n ni qala ibn Umar ẹ àwọn sọ̀hábà so ibn Umar wọ́n ni ta'al wa la ukhbiruk ifun wani ro wala ubayyina laka in si wala ubayyinu laka in si in si in si ṣàlàyé fún ọ amma sa'alta am, amma sa'altani anhu nípa nǹkan tó bi mí pa rẹ̀ amma firaruhu yawma uhud ó rí sísá tí ọjọ́ uhud wani fa ushhidu anna allaha afa anhu mun jẹ́rìí pé Ọlọ́run bá ti foríjì ẹwọ̀n kẹ́ so mun jẹ́rìí pé Ọlọ́run ti foríjì wa amma taghayyubuhu an badrin inú bukhari lele wa sahihul bukhari kitabul maghazi hadith 3839 ibn umar sọ pé wa amma taghayyubuhu an badrin ó rí bí ó ṣe gane badr fa innahu kana tahtahu bintu rasulillahi sallallahu alaihi wasallam ó ma annabi ń bẹ lábẹ́rẹ̀ ni wa kanat maridatan ó sì rẹ̀ ruqayya radiyallahu anha فقال له النبي صلى الله عليه وسلم wọ́n ní annabi sallallahu alaihi wasallam wá sọ fún pé inna laka ajru rajulin mimman shahida badran nípa annabi wọ́n sọ fún Uthman pé ó lẹ́san ó lẹ́san ẹni tó gan ní Badr so wa wa sahmahu àti ìpín rẹ̀ ìpín ogun rẹ̀ وأما تغيبه عن بيعة رضوان وني أي present نبي بيعة رضوان نبي بورا طالما با ينسي ابن عمر ننسى لأيه فإنه لو كان أحد عز ببطن مكة من عثمان بن عفان طبعا سيبيني يعني كان نيولا تنيت عثمان بن عفان نينو عمضان تيلان النبي صلى الله عليه وسلم جاديني laba'athahu makanahu anábi ò bá rán pé òun ni kó lọ bá ara maka wọ́n ni fàbá'atha Uthman wọ́n ni anábi ló wá rán Uthman lọ sí àwọn ara maka wa kanat bay'atu ridwan ìbúra tọ́nà ọba yọnu sí ba'dama dhahaba Uthman ila maka lẹ́yìn ìgbà tí Uthman lọ sí ni so lẹ́yìn ìgbà tó sì pé annabi sallallahu ala'asala wasallam rán Uthman lọ sí makka ni látara ọlá tí ń bẹ fún Uthman wọ́n ni faqala an-nabiy sallallahu ala'asala bi yadihi al-yumna Ibn Umar wá ní annabi wá ṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ ọ̀tún hadhihi yadu Uthman Allahu akbar annabi wá ọwọ́ Uthman lèlèyìí ṣé ẹni tó búra fúnra rẹ̀ ló lọ́lá jù ni àbẹ́ni tó ṣe pé ànẹ́bì ló bá búra wọ́n ni fadaraba biha ala yadihi ànẹ́bì wá gbé lórí ọwọ́ rẹ̀ so faqala hadhihi li Usman ànẹ́bì wá ní á ah, ti Usman lélé idhhab bi hadha al'an ma'ak lẹ́yìn tí ó bí ma wá àlàyé tí mo ti kó fún ọ ma kó lọ báwọn àmọ́ kò tẹ́ àwọn mugridun lọ́rùn wa abaw wọ́n sì kọ̀ àyàfìgbà tí wọ́n pa Uthman radiyallahu anhu àmọ́ kìí sí nǹkan tí wọ́n gbára lé lásán nìkan ni kìí sí àwọn tó ma ń bẹnu àtẹ́lù Uthman náà irú Sayyid Qutb tí ń dákọ látàárọ̀ àti ìdébí nǹkan tó ń sọ so kìí sí àwọn nǹkan tán gbára lé nìkan ni àmọ́ nínú àwọn nǹkan tán gbára lé ni gẹ́gẹ́ bí mo sì kà fún wa nínú Sahihul Bukhari sí báyìí so àti pé nínú àwọn nǹkan tí àwọn tí wọ́n máa ń bẹnu àtẹ́lù Uthman náà tó máa ń tẹ́m̀bẹ̀lẹ̀ Uthman nínú àwọn nǹkan táwọn náà máa ń sọ ni o so Alhamdulillah, ẹni tó bá gbé àwùjọ súnnà tó sì wá mọ̀ súnnà kódà ó lè má àwọn nǹkan báyìí rí so lè má gbọ́rọ̀ àwọn nǹkan báyìí ọlá ọlá ọlá náà ni ó mọ̀ fún Uthman wa sallallahu wa sallam baraka Muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك